الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أدب فنبا الله سبحانه وتعالى أترك الله أتجر فنبا محمد صلى الله عليه وسلم ẹni tí ọlọ́run ṣe ní ọ̀ranyàn fún gbogbo ẹni tó bá fẹ́ wọ alìjánà láti tẹ̀lé ojúpánà rẹ̀ anábìsọ́ níbi hadithu abu hurairah akhrajahu al-imamu muslimun ìgbé kullu ummati yadkhuluna aljannata illa man aba gbogbo àwọn tí wọ́n bẹ nínú alìmúmà mi ni wọ́n láǹfàní àti wàljanna àfẹ́ tó bá wù láti mọ́ wọlé qalu wa man yaba ya rasulallah ìwò òjíṣẹ́ ọlọ́run ta ní wà yarí gbọ́n wọlé anábí sọ fún wọn pé man ata'ani dakhala aljanna gbogbo ẹni tó ń tàn ló ti túsù gbọ́n wọlé yẹn ibadallah ọlọ́ba allah sọ nínú Qur'an wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ní ọjọ́ òní o mo ti pé mo ti pé ẹ̀sìn mo ti pé fún yín bákan náà mo ti pé ìdẹ̀ra mi mo ti pé lẹ́yìn lórí bákan náà mo ti yọ́nú sí islam yín ní dèédé bí tẹ́sẹ́dẹ̀ mo yọ́nú sí lẹ́sìn fún yín àwọn yahudi eléwà lára nínú nǹkan tí wọ́n fi máa ń jowú islam pé ah tó bá yẹ pé nínú ẹ̀sìn àwọn nírú áyà yìí bá wà ní ìjọ́tọ́lọ́ ń sọ áyà yìí kalẹ̀ àwọn bá mú lọ́jọ́ ọdún ni ọjọ́tọ́lọ́ ń sọ áyà wípé lónìí a ti pé ẹ̀sìn yín fún yín ní òní a ti pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí bákan náà ní òní o ẹ̀sìn yín ìsìláàmù yín níbẹ̀ sí ń ṣe yóò mo ti yọ́nú ní sí wọ́n ní àwọn orogún kan yàtọ̀ sí ọlọ́run ni tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe nǹkan lófin fún wọn nínú ẹ̀sìn ní ìtọ́lọ́run òsìn lófin àwọn ni wọ́n sọ pé ẹfẹ́ lè sí ní ìtọ́lọ́run òsọ́pọ̀ wà mẹ́ àwọn ni wọ́n sọ pé ẹyẹ lè kúrò ní ìtẹ́gbọ́ ọlọ́ba alásọpọ̀ muhammad sallallahu alaihi wasallam sọ wípé man ahadatha fi amrina hadha ẹni tó bá lọ rèé fi kún ẹni tó bá lọ dálẹ̀ níbi alámọ̀rí ma laysa minhu nǹkan tí ó sì ńbẹ̀ kò sí ńbẹ̀ kò sí nínú Qur'an kò sí ńbẹ̀ láti ọ̀rọ̀ anábuwa Muhammad sallallahu alaihi wasallam fahuwa raddun a dájúdájú nǹkan yóò nǹkan tí kò ní jẹ́ ìtẹ́wọ́gbà ni kò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn mùsùlùmí bákan kò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ẹlòmí lè wọ́pẹ́ Ọlọ́run sí àwọ́kọ́lá dálẹ̀ àwọn tí wọ́n dálẹ̀ ní kò ní jẹ́ ìtẹ́wọ́gbà fún amila amalan ẹni tó bá láìsà aláìhì amúrúnà iṣẹ́ tó ṣe yẹn kò sáàrí fún látinú Qur'an iṣẹ́ tó ṣe yẹn kò sáàrí fún látinú súnnà iṣẹ́ tó ṣe yẹn àwọn sàhábà wọ́n ṣe fahuwa raddun ọ̀nà onígbàyún náà bákanáà orílẹ̀ níbi hadithu Abdullah bin Mas'ud ipa nabi sọ wípé ayuwa nas anabi ń pe gbogbo àwọn èèyàn pé gbogbo ẹ̀yin sọ̀hábà gbogbo ẹ̀yin èèyàn o ayuwa nas ẹ̀yin èèyàn innahu laysa shay'un yuqarribukum ila aljannati illa qad amartukum bih kò sí nǹkankan tó yá wípé yuqarribukum ila aljanna wa yuba'idukum 'anil nar tí yóò gbẹ̀yìn súnmọ́ aljanna bákan náà tí yóò sì gbẹ̀yìn jìnà sí iná ọlọ́run Allah subhanahu wa ta'ala àyàfi kó jẹ́ pé mo ti sọ pé kí ẹ ṣe àyàfi kó jẹ́ pé mo ti tọ́ka rẹ̀ sí fún yín bákan náà kò sí nǹkankan yóò sì gbẹ̀yìn jìnà sí aljanna ọlọ́run Allah subhanahu wa ta'ala

àyàfi nǹkan tó tún àwọn àsìkò àwọn iṣẹ́ ìbẹ̀rẹ̀ yẹn tó tún ṣe that is nǹkan táwọn sọ̀hábà ṣe tọ́lọ̀mà aláàfi yọ́nú sí wọn táwọn sọ̀hábà ṣe tọ́lọ̀mà sọ pé ah alẹ́sìn ti pé báyìí ìlàwọn náà gbọ́dọ̀ ṣe táwọn náà bá tó ṣe látòrí yọ́nú ọlọ́ba Allah subhanahu wa ta'ala táwọn náà bá tó ṣe mọ́ iṣẹ́ yẹn ni ẹ̀sìn tí wọn náà tó jẹ́ ìtẹ̀wọ́gbà níwájú ọlọ́ba Allah subhanahu wa ta'ala bákan náà al-Imam Malik man ibtada'a fi islam bid'atan wọ́n ní sẹ́rẹ́ tó bá fi lè fi nǹkan kún tó bá fi lè mú nǹkan wá nínú ẹ̀sìn yaraha hasana òun ní pé à ah, mú rí pé nǹkan yẹn dáa ni a ní à ah, kílẹ̀ rí rẹ látinú Qur'an kílẹ̀ rí rẹ látinú ọ̀rọ̀ anábì ọ̀dọ́ ọlọ́run ní ká ṣe o anábì ló sì ní ká ṣe o sallallahu alaihi wasallam khana risala ohun tó ń ti claim ohun tó ń ti fi ẹ̀sùn ìjàmbá àmánà ohun tó ń ti fi ẹ̀sùn rẹ̀ kànábí o ohun tó ń ti fi ẹ̀sùn kànábí pé iṣẹ́ tí wọ́n gbéra ànábí ànábí ò jẹ́ pé torí pé Ọlọ́run ti sọ wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dina àwọn fama lam yakun fama lam yakun yawma idhin dinan sẹ́rí níjọ́lọ́lọ́run sọ ayayi kalẹ̀ gbogbo nǹkan tí ó bá ti sí nínú ẹ̀sìn falan yakuna al-yawma dina kò sí bó ti fẹ́ jẹ́sìn ní àsìkòtà wáyé o aktafi bi hadha al-qadr wa astamiru fi ma ba'd ma tasma'un wa astaghfirullaha li wa lakum wal jami'il muslimin innahu huwal ghafurur rahim alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa ba'd adúgbẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ kí ọlọ́run àti gẹ̀rẹ̀fà náà Muhammad gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ àti mú àwọn àyàtì wá láti inú Qur'an bákan náà àti mú wá àwọn hadith anábuwa Muhammad sallallahu alaihi wasallam ti fi ń tọ́ka sí wa lórí pé kò sí ìgbà láàyè fún ta'ala torí pé ti sọ pé ó ti pé bákan náà sahaba nabi gbogbo musulmi about 100,000 wọn níjọ́ kìí náà gbogbo náà jẹ́rìí sí pé ah ànábì ti jíṣẹ́ gbogbo tó bá ti wá lọ mú nǹkan tó fi fi kún so tó mú nǹkan tó fi fi kún òun tọ́hun ó ń pè ọlọ́mà aláàlọ́ nírọ́ ní o bákan náà òun tọ́hun ó ń fi ẹ̀sùn ìmẹ́jẹsẹ́ òfin kanáàbùwa Muhammad sallallahu ní o bákan náà òun tọ́hun ó ń fi ẹ̀sùn ìjẹ́rìí èké òfin kan gbogbo àwọn sọ̀hábà láyé ìgbàyàn ní o Ibadallah ní àwọn àsìkò tá a wáyé àwọn èèyàn ti mú ọjọ́ kan torípé òní ni ọjọ́ kẹwàá tàbí kó jẹ́ ọjọ́ kọkànlá so oṣù Rabi'ul Awwal Rabi'ul Thani so àwọn yẹn ti mú ní wọ́n ti wá mú ọjọ́ kejìlá nínú oṣù yìí wọ́n ti mú ní ọjọ́ tí wọ́n mọ̀ fi ṣe àyájọ́ ọdún ìjọbi anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ma ṣàjọyọ̀ níbẹ̀ wọ́n ma dunú bẹ̀ àjọyọ̀ wọn tí wọ́n ṣe ìdùnnú wọn tí wọ́n ṣe yẹn kò tún wá ní ma níbi ọjọ́ yẹn nìkan síbí tàbá fẹ́ ṣe ọdún ni tàbá fẹ́ sí ọdún iléyá ọjọ́ kan àtàwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ni ṣebí kò ní jẹ́ pé ọjọ́ tẹ́yìn ó mú ọ̀tọ̀ ọjọ́ tẹ́mi ló mú ọ̀tọ̀ so àwọn láti ìbẹ̀rẹ̀ ọjọ́ yìí òun kálukú wa máa ṣe tiẹ̀ lọ yóò máa ṣe tiẹ̀ lọ títí títí títí títí tí Ramadan ó fi dé subhanallah eléyìí ọdún ni ó ọdún táwọn èèyàn ń ṣe tí ó lẹ́rí láti ọ̀dọ̀ ọlọ́mà Allah subhanahu wa ta'ala ni ó ma anzalallahu biha min sultan fún lórí ohun kò sí ẹ̀rí kankan fún látinú tírà Ọlọ́run bákan náà kò sí ẹ̀rí kankan fún látinú súnà anábùwa Muhammad sallallahu alaihi wasallam bákan náà wọn sọ̀hábà bí wọ́n ṣe nífẹ̀ẹ́ anábì tó gẹ́gẹ́ bí wọ́n ṣe fara gba Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n ṣe fara gba ọfà Muhammad sallallahu alaihi wasallam wọn ò rí pé à kí ní yíò ẹ̀ka wọn mọ̀ ṣe àìrí tí wọn ò rí pé ẹ̀ka wọn mọ̀ ṣe yẹn ó túmọ̀ sí pé kò sí nínú ẹ̀sìn nìyẹn ó túmọ̀ sí pé kò sí nínú dákùnmọ̀ gbaládà ọlọ́mà Allah subhanahu wa ta'ala nìyẹn kódà ó túmọ̀ sí wípé inú ẹ̀ṣẹ̀ ló wà nìyẹn torí pé ẹ jẹ́ ká náà wo ẹ jẹ́ ká ronú sí iṣẹ́ olóore kan táwọn sàhábò ṣáájú wa ṣe ṣé run ni ṣé hajj ni ṣé àwẹ̀ ni sọ́dákọ̀ ni zaka ni kí ni wọ́n ṣáájú wa nínú iṣẹ́ olóore ìyíntà ti rántí pé ah wọ́n ṣáájú wa ṣe eléyìí tó sì jẹ́ iṣẹ́ olóore téèyàn fi máa ń súnmọ́ Ọlọ́run téèyàn fi ń gba aládáwájú Ọlọ́run àjẹ́kẹ́ bídíà téèyàn gbọ́dọ̀ jìnà sí náà nìyẹn torí tó wá pèsè olóore téèyàn ó ṣe téèyàn fi gba aládáwájú Ọlọ́run ni wọ́n ti ṣáájú wa lásàbàkúnà ilayhim kódà ọdún ìsọpẹ́ à ń sẹlẹ̀bẹ̀rẹ̀tì ọjọ́ tí wọ́n bí anábi Muhammad asọpá ń ṣe mọ́lúdí anábi Muhammad nǹkan tí ó ṣẹlẹ̀ láyé àwọn sàhábà ní o kò ṣẹlẹ̀ láyé àwọn tó tẹ̀lé wọn títítítítí tí àwọn apá kan láàrin àwọn Ṣíà àwọn Fatimiyun àwọn Ubaidiyun àwọn náà wá kóra wọn jọ àwọn rí pé à àwọn kèfèrí náà máa ń ṣe kíní ẹjẹ́ká náà lọ kọ́pì rẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí àwọn kèfèrí táwọn kọ́pì tẹ̀ látọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ́n ti wọn pé à ah, ní ọjọ́ báyìí wọ́n máa ń ṣe òsà kan fún ah, ẹ jẹ́ káwọn tẹ́ǹjẹ òsà yìí káwọn máa fi celebrate ti Jesus àwọn mùsùlùmí náà wọ́n pé à ah, nígbàtà máa ń celebrate ọjọ́ bí Jesus ó yẹ káwọn náà máa celebrate ọjọ́ bí anabi Muhammad nínú ẹ̀sìn àwọn Christian gan kò ní lẹ́m̀bẹ̀ báwo ló ti wá jẹ́ nǹkan tí ò ní lẹ́nu ẹ̀sìn ti wọn làwọn náà wá sọpá àwọn náà tún wá gbé àwọn agbègbè ọ̀nà ẹ̀sìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala eléyè wọlé o àwọn tí wọ́n sì ṣe àwọn tí wọ́n dá bídí ayílẹ̀ àwọn tí àfẹ́ẹ̀sìn tán lọ́rọ̀ lórí wọn ni àwọn àfẹ́ẹ̀sìn sọ wípé gẹ́bà ti padà ká ọ̀rọ̀ wọn wọ́n ní pé àwọn rọ́fídì ni wọ́n àwọn tí wọ́n mọ́ ń ṣe tí wọ́n ń bẹnu àtẹ́lù àwọn sàábì ànábì ni wọ́n so kódà àwọn apákan àwọn ọ̀pọ̀lọpọ̀ àfá wọ́n kà fárọ wọn pé àwọn kìfìrí àwọn èyí àwọn ọ̀tá ọlọ́mà aláà ni wọ́n àwọn ọ̀tá ànábì wa Muhammad ni wọ́n ibadallah tabanikasẹ̀ wà wò náà pé ọjọ́ tí wọ́n sọ pé wọ́n bí ànábì wa Muhammad nígbàtí wọ́n wo àwọn ìwé ìtàn àwọn ọjọ́ tí wọ́n kọ́ọ́lẹ̀ bí wọ́n bí anábi Muhammad sallallahu alaihi wasallam gẹ́gbà sọ pé ọjọ́ kejìlá inú oṣù yìí ni bẹ́ẹ̀ náà ni pé àwọn méjì sọ pé ọjọ́ kẹtàdínlógún 17 inú oṣù yìí ni àwọn méjì sọ pé 25 Rajabu ni àwọn méjì sọ pé ọjọ́ míì nínú Ramadan ni so kò sí ìfẹnukò lọ́dọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n kọ ìtànlẹ̀ nípa ọjọ́ tí wọ́n bí anábi Muhammad nípa déédé pé ọjọ́ báyìí oṣù báyìí ṣùgbọ́n ìntọ́nìlẹ̀ ní pé ọdún tí erin wọ Madina ọdún tí erin wọ Maka na ni wọ́n bí anágbà Muhammad ṣùgbọ́n ọjọ́ wo oṣù wo kò sí àkọọ́lẹ̀ táà lè sọ pé ǹkan ilé ìlú correct kò sí fún ṣùgbọ́n wo ìmọ̀ tó wà ń bẹ ní pé ọjọ́ táwọn èèyàn wá mú wọ́n fi ìjọ́ yẹn gangan wá ní gbogbo àwọn gbogbo àwọn tí wọ́n kọ ìtànlẹ̀ nípa ọjọ́ tánà bí kú ìjọ tí gbogbo wọn kọ òun náà ìjọ táwọn ẹ̀wà mú láti máa fi celebrate ọjọ́ bí rẹ̀ ẹ jẹ́ ká máa wo nǹkan ọjọ́ tánà bí kú ó rìnlẹ̀ lọ́nà gbogbo àwọn tí wọ́n kọ ìtàn pẹ́jọ́ tánà bí kú ìjọ rẹ̀ làwọn ẹ̀wà mú láti máa fi ṣayọyọ ṣe à ń ṣe àjọyọ̀ pánà bí kú ni so à ń claim pa nífẹ̀ẹ́ anábì Muhammad sallallahu alaihi wasallam a sì ń ṣe àjọyọ̀ pé anábì kú ọjọ́ tó jẹ́ wípé ọjọ́ tí àwọn sàhábà bàjẹ́ jù òun ìjọtínú àwọn sàábà bàjẹ́ jù ìjọtínú wọn bàjẹ́ jù oníjọ́tà nàbí kú so ọjọ́ ìlà wá mú láti máa sẹlẹ̀bẹ̀rẹ̀tì àjọyọ̀ pé ìjọtí wọ́n bí ànàbí eléyìí kò wọlé o bákanáà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbi gbogbo kútùbà níbi gbogbo ọ̀tọ́nà bá fẹ́ sọ ànábì o ma kìlọ̀ fáwọn èèyàn ànábì sọ pé amma ba'd fa inna khayral hadith kitabullah ẹ̀rí tó wọlé jù in tó dáa jù nínú ọ̀rọ̀ wa ta'ala hadi muhammadin sallallahu alaihi wasallam in tó sì dájú nínú mana onani mana nabi wa muhammad sallallahu alaihi wasallam wa sharral umuri muhdathatuha erin tó burú jinu alamari in tí wọ́n ṣe dálẹ̀ ni o wa kullu wa kullu muhdathatin bid'ah ṣe gbogbo tí wọ́n ṣe dálẹ̀ no alamari bid'ah wa kullu bid'atin dalala gbogbo tí ṣe bid'ah yo ọ̀nà nu ni Ànábì gangan tí kìlọ̀ fún wa gbogbo táwọn yo para ma dálẹ̀ lẹ́yìn bá tá bá sì lọ tán ẹ ṣọ́ra ìdádàlá àwọn kan ní pé eh, eh, ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì ànábì sọ pé ọjọ́ monday ni wọ́n bí òun so ànábì sì ma ń jọ ní ọjọ́ monday yẹn gbàtán bẹ̀rẹ̀ ká ànábì kílẹ̀ tẹ́fẹ́ ní ká máa gbàwẹ̀ lọ́jọ́ monday ànábì sọ ọjọ́ monday ni wọ́n bí òun rárá ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwẹ̀ ni ni ọjọ́ monday náà ni iṣẹ́ àkọ́kọ́ wá bá anáwà muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ ìdí tánà bí fáwọn gbàwẹ̀ ọjọ́ monday àtijọ́ thursday òun náà nípa anábí sọ wípé ọjọ́ méjèèjì yóò wọ́n máa ń kó iṣẹ́ ọmọ ẹ̀dá Ádámọ̀ lọ mo sì fẹ́ kí wọ́n kó sẹ́ mi lọ́sọ́dọ̀ ọlọ́mọ Allah subhanahu wa ta'ala nígbàtí mo wà lórí àwẹ̀ ìtànàbí sọ nìyí o mo fẹ́ Allah subhanahu wa ta'ala nígbàtí mo wà lórí gẹ́mọ̀ gbáwẹ̀ Ibadallah àwọn afásàlàyé gbé àwọn eléyìí ọlá pé ká máa gbàwẹ̀ ní ọjọ́ ká máa gbàwẹ̀ ní ọjọ́ Monday ni kìí sí pé ọlá pé bóyá kó kálukú náà máa gbàwẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ náà torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kìí sáà sí Monday náà bí àwọn sọ̀hábà kí tó kálukú ní máa gbàwẹ̀ ní bóyá Friday bóyá àtorí pé Friday ni wọ́n bí èmi kí ló táwọn bá kírò sí máa gbàwẹ̀ lọ́jọ́ Tuesday bóyá ah, torí pé bóyá Tuesday ni wọ́n bí àwọn torí dé ìbádàlá àdádálẹ̀ ni ó Allah subhanahu wa ta'ala bákaná sheikh uh, al'allamatu bin baz rahimallahu ta'ala wani ma fa'alahu rasul wani ṣe rí ọ̀rọ̀ bídá yóò anábí ò ṣe wala arṣada ilayhi anábí ní ó sì tọ́ka agbéká ṣe ẹnibí wípé anábí ò fẹ́ kíyàn máa kó bí anábí ń tijú ìrọ̀ anábí ò ní tijú àti sódódó gbogbo nǹkan tó bá yẹ ká anábí tọ́ka wá sí anábí ò sọ gbogbo gbọ́yé nípa ipò anábí nípa ọlá anábí agbọ́yé anábí ò sọ pé èmi ni èmi ni sayyidu bani adam wala fakhar èmi ni ọ̀gá gbogbo ọmọ dáadáma ilé yìí kìí ṣe fi yànràn torí pé ànábì gbọ́dọ̀ sàlàyé ní kálíbà gbọ́ dáadáa ni so ẹwọ gan so ilé ìgan ló yẹ kí ó so bóò ni mọ́lídé ó sì wá jẹ́ sí táwọn sọ pé ó ń ti ànábì lẹ́nu láti sàlàyé ni ni wípé sheik sọ pé wàlá arsada ilayhi ànábì ò sọ pé ká ṣe o àwọn sọ̀hábà àwọn náà ṣe o wala atba'uhum bi ihsanin àwọn tí wọ́n tàlá nàbí àwọn tí wọ́n tàlá sọ̀hábà àwọn náà ṣe o wa innama ahdathahu àwọn náà dálẹ̀ àwọn shi'a wọ́n dálẹ̀ o alladhina qala fihim shaykhul islam àwọn afẹ́sì wọ́n sọ nípa wọn wọ́n ní zahiruhum zọ̀hírúhùn rọ́fùdù tí ma ń wọ́n aládọ̀ kan a rọ́fìdí ni wọ́n àti àwọn tí wọ́n ma ń lálẹ́ àṣẹ àwọn sọ̀hábà tí wọ́n ma sọ pé abubakar ti wọ́ná ọmọrùn ti wọ́ná wọ́n ma sọ pé aisha ti wọ́ná àwọn tí wọ́n dálẹ̀ nílé yóò àwọn tí wọ́n dá táwọn náà fẹ́ ma tẹ̀lé wọn lé lórí àwọn tí wọ́n dálẹ̀ nìyí o nǹkan táwọn náà fẹ́ ma náwó sí gbọ́dọ̀ náwó sí o èyí gbọ́dọ̀ bá wọn dá sí torí pé àdádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ni gbogbo ètẹ́ ẹ̀ máa ń ná sí tẹ́yìn rọ̀pọ̀ yóò fi gbaládáwájú ọlọ́run èyàn ní gbaládáwájú ọlọ́run kódà èyàn mọ̀ gbẹ̀sẹ̀ wájú ọlọ́run Allah subhanahu wa ta'ala ni àwọn tí wọ́n dálẹ̀ wọ́n ní pé wa batinuhumul kufrul mahad tẹ́yìn máa ń wo in tó clear nípa wọn ni pé rọ́fídì ni wọ́n ṣùgbọ́n in tán fi pa inú alámọ̀rí wọn in táwọn kan fi pa wọ́n fúnra kúfùrù wọ́n fi pamọ́ àwọn ṣe bí apá kan àwọn àwọn mùsùlùmí àwọn apákàtà tún ṣe bí wọn náà àwọn apá tún kàfàrọ wọn ìntán fi hàn kúfùrù ni ìntán pípa wọn náà kúfùrù ni àwọn tí a fẹ́ mọ̀ tẹ̀lé nìyẹn Ibadallah ẹ̀tẹ́káwòye sí ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alaihi wasallam anábí ti sọ anábí sọ pé fa innahu man ya'ish minkum ẹn tó àwọn kò ní pé ah báyìí láwọn ti fẹ́ ma ṣe tàwọn àwọn kan sọ pé rárá o pé eléyìí làwọn máa fi kún àwọn kan sọ pé rárá o eléyìí làwọn fẹ́ máa fi kún kí wá láwàá ṣe kí láṣe ìbádàlá nígbàtá náà ti rí ibi tí gbogbo nǹkan pín lọ gbàtá náà ti rí àwọn kan sọ pé àwọn máa ṣe mólid nàbí wọ́n tún gé kéèkì wọ́n tún ní kéèkì anábì Muhammad so wọ́n tún ní ọya anábì Muhammad ọmọ ọlọ́jọ́ ìbí wọ́n tún ní ọya ẹjọ́ àwọn ṣe sọ̀rọ̀ láti lè fàtí 5000 láti lè bá àkọ́mọ̀ jẹ́ gift fún anábì Muhammad ẹ máa wo sọ̀látùlì fàtì tí wọ́n ti ń sọ pé kéèyàn ṣe 5000 rẹ̀ yìí nìsìn àwọn tí wọ́n gbé sọ̀látùlì fàtì kalẹ̀ wọ́n gbà wípé sọ̀látùlì fàtì ẹyọ kan ó dáa ju alkùránù ó lọ́lá ju alkùránù lọ 6000 so alkùránù 6000 6000 so yẹn túnmọ̀ sí pé 6000 times 500,000 ẹwọ ebílẹ̀ tí ó ma jẹ́ ẹ̀dàkùn bóò lẹ́yìn kan ó ṣe láyàláyà láti mọ́ sọ wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́nìkan tó sọ fúnra rẹ̀ tẹ́nìkan hun fúnra rẹ̀ ó dájú ọ̀rọ̀ náà Allah subhanahu wa ta'ala lọ báwọn ni ẹ̀kọ́ ti sọ bẹ́ẹ̀ so ibadallah anábí o ma sọ pé fa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira ẹntẹ́mẹ̀ bá gùn tó bá dàgbà tó bá yóò padà rí ìpìnyẹ̀lẹ̀ ẹlẹ́ tí ó pọ̀ fa alaykum bi sunnati sunnati ni anábí ni kẹma tẹ̀lé o wa sunnati al-khulafa'ir rashidin anábi sọ pé àbú àléhà bí nawajis ẹ̀rí súnà mi súnà anábi ẹgbà mú dára pẹ̀lú eyín kọ̀rẹ̀kẹ́ yín so láti lè sọ bẹ́yìn ó sì gbà mú téyàn ní jùlẹ̀ wàtàmọ́sàkú bí ha ẹ̀dọ́ òsìsìn lórí ẹ̀ anábi sọ pé wà iyyakum wa muhdathatil umur ẹ̀ wà rí gbogbo alámọ̀rí táwọn ẹ̀ṣẹ̀ ma dálẹ̀ yẹn alámọ̀rí táwọn ẹ̀ṣẹ̀ fi fa inna kulla muhdathatin bid'ah

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا إننا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار